لئلا يكون للناس على الله حجة بعد الرسل أحمده وأكبره وأعظمه وأشهد أن لا إله إلا من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على مبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة القاسم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين عباد أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل وصيته للآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا لكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة إن الله سبحانه وتعالى له التصرف الكامل في خلقه وكان يفضل بعض خلقه على بعض وفضل بعض الأنبياء على بعض وبعض الكتب السماويه على بعض وبعض وبعض الأيام على بعض وبعض الشهور على بعض وبعض الناس على بعض ومن ذلك أن الله سبحانه وتعالى فضل المساجد الثلاثة حتى بشد الرحال إليها هذا جاء من حديث أبي هريرة وجاء من حديث أبي سعيد الخدري رضي الله تعالى عنهما وأرضاهما والمسجد الثالث مسجد رسول الله صلى الله عليه وسلم على حسب بيد أن مسجد قبى سبق بناء بناء مسجد رسول الله صلى الله عليه وسلم ربنا سبحانه وتعالى أن شرع في بناء مسجد وموضع زاد المؤمنين حرصا على دينهم حرصا على الخير لأنهم وجدوا مكانا يجتمعون فيه للصلاة والمشاورة في دينهم وهم على خلاف ذلك أياما كانوا وأكثر يقوى القلوب استغرق هذا البناء 12 يوم رسول الله صلى الله عليه وسلم يسبق أصحابه في الأمل عنهم أجمعين وقال فقالت سوى المسلمين أتوا لكم كرات جريفان النبي صلى الله عليه وسلم

ká fi ìbẹ̀rú rẹ̀ ká ṣe ní jàgá láàrin àwa àti ọba dẹ́dà ọba dẹ́dà kò mọ́ dáwà fún yàwó níwà rútọ̀ dá tọ́fẹ́ kẹ́ olójáwà Allah subhanahu wa ta'ala nínú ọlá ńlá rẹ̀ o náà lò ní mo fẹ́ ṣe ẹnìkan kọ́dà ní máṣàr máṣàr kan lọ ọmọsàánà ọ̀dá ó ní wọ́n fàgbọ́lná báàbọ̀ nẹ́bí jína dáadáa wà á tẹ́ ìrẹ̀ àwúdó ẹ̀sàbúrọ̀ àwọn nẹ́bí tẹ́ ń wọ́n náà wọ́n lápẹ̀ lọ́dọ̀ mi ṣùgbọ́n mo tó gbé wọn wọn ọba tẹ́dà ìmọ̀ fáwọn kan jù àwọn kan lọ bákan náà bí àti àṣewà láti sánmà tó lọ́gbọ́ lọ ọba náà lọ́gbọ́ fún àwọn òjíṣẹ́ kan lọ sáájú wa ó tún gbọ́lá fún àwọn tíra kan jù àwọn o náà ni almasaji dúgbù yóò tó gbogbo mọ́sán tó ọba adẹ́dà tó gbọ́lá fáwọn òjíṣẹ́ kan lọ number one òun náà ni ní ti kíkọ́ kọ́ la fẹ́ sọ ní ti kíkọ́ mọ́sálásí Mẹ́kà nàmbà 1 ní ti kíkọ́ ti Jerusalem nàmbà 2 ní ti kíkọ́ mọ́sálásí Kùbá nàmbà 3 ní ti kíkọ́ mọ́sálásí àmìlò síkẹ ṣùgbọ́n ní ti ọlá mọ́sálásí Mẹ́kà Jerusalem nàmbà 3 mọ́sálásí Kùbá nàmbà 4 fi ní ìsẹ̀lá ń sọ ṣùgbọ́n ẹ̀sìn wa là ń sálàyé nítorí àwọn tó kó sábẹ̀ rẹ̀. a ń sọ ní ìjẹjọ pẹ́lúsàsánlá kò lú ọ̀sẹ̀ méjì gbáko pé ọ̀sẹ̀ ráì mọ̀ o nígbàtọwọ́ Mẹ̀dínà ṣáájú kó tó bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kẹ́ lọ́dájú lẹ́yìn ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ tó ní ẹ̀sẹ̀ rálẹ̀ bóò ni wọ́n àwọn fámílì tí a nílẹ̀ àbà ní Nàìjíríà wípé ilẹ̀ yìí kíni bẹ́m̀bẹ̀ igi dàbínú kíni bẹ́m̀bẹ̀ kọríbù àwọn òkè gẹ́lẹ́tẹ́gẹ́lẹ́tẹ́gẹ́lẹ́tẹ́gẹ́lẹ́tẹ́ tí àdúgbò wọn asàrẹ gbogbo ìgbẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun fílìbì náà ó kàbí kúrò àwọn kí mo fẹ́ mú lọ wọ́n ti kọ́ mọ́sẹ́sà fún àwọn ìkọ́tẹ́ ṣùgbọ́n wọ́n èkọ́ ogbó tí mẹ́lọ ilẹ̀ ní mọ́sẹ́sà sí ìwé àwọn mùsùlùmí náà jókòó tájọ mọ́ rí àwa ní díẹ̀ díẹ̀ wọ́n ní bàbá ẹnìkan sáláìsì inú wáwọ́ ṣùgbọ́n ilẹ̀ tán tí wà bà ní ó ti dogbó ẹgbẹ́ mọ́sùlọ́wà kí ó jẹ́ àfihàn mọ́sùlì ẹni tàà jọ́nkìn lọ́kọ̀ọ́kọ́ dáhùn pé mọ́sùlì sí rí lọ́fẹ̀ wà ní ọmọ́sùlì kọfẹ́ mọ́sùlì tí mọ́ jáde rẹ̀ tẹ́mì tó bá wà nínú ẹ̀lá pẹ̀lú ó tún máa súnlẹ̀ lábẹ́nú. Alẹ́lòmí tó bá jẹ́ pọ́lọ̀ ẹ̀rẹ́ kàǹkà fún yóò dúó wípé tàànà lọ ẹ̀kẹ́ ọ̀yọ́ sí yọ́ mọ̀ pù láyọ̀. Àwọn sọ́ọ́bà bóò ní ẹsẹ̀ Wọ́n gẹ́jẹ̀ rí ìbùkọ́ jẹ́ ẹ̀ẹ̀ẹ̀ẹ̀ ó ń ká lùkò pé níwọ̀n láti fẹ́ mú ṣùgbọ́n sọ̀sọ́lọ́m kújú wà ní àwọn mímọ̀ ń pariwo fún wa wọ́n ní ààlè mẹ́rọ̀síwájú lórí ìsúnmọ́nà ọba àfibàtọ̀ bá tó jẹ́ pẹ̀ tí a ń sọ̀rọ̀ lọ́wọ́ bá fún wa àdáwọ́tùbìlì wà ní wọ́n ṣe bí ó ṣe ṣùgbọ́n ọ̀nà ọlọ́run subhanahu wa ìlà ń rí tí ó ń sọ lára àwọn gẹ́gẹ́ Adele wọn àwọn ní ẹwọ àǹkàrá yìí wọ́n wá lásọ̀ ọ̀tí nígbàtọ̀ ma wọ́n dè ẹgbẹ̀rún ma ń sálámà sí nínú a ọmọ àmọ̀rírẹ́ o torí wípé ọ̀gá tí ó sọ́gà tó gba wájú ẹ̀ ní ìkùn ní nǹkan wọ́n ti bríkì tó rí fífìtì ó dé rúbí ó tó wá mọ̀ fún ní pílà как Что والرسول صلى الله عليه وسلم ويهل الحجة بشرطه يخفف عنه مشقة العمل dámà pọ̀ ní ẹ̀sìn yìí o kí máa rẹ̀ sí olódo ní ẹbá kú ẹnu ẹwà àpapọ̀sẹ̀ lókó jùlọ ayé àgbẹ̀ ayé ìkìníkan bí àjẹ́ ọ̀rọ̀ níkan fi kékeré náà bá múrí ẹ̀ òjò Bí a ṣe ń kọ́ ọ̀rọ̀ ti wà nàbí tó bá ti rẹ̀ wọ́n rí pẹ́lẹ̀ lóògbò ó wọ́n nílà ìǹkọ̀ ajiná tí a bá lọ jókòó ọ̀sẹ̀jú kan wà nàbí ìyà àmẹ́lù wọ́n lè pè wà ọmọ ìpàdé صلى الله عليه وسلم جماعة ẹba ni bí pé ta ni ọ́ ó ní máa mú ló kó tún ní ta ni ọ́ ọ̀rọ̀ ló ta ni ọ́ ó ní kí lọ wá orí wọ́n ọ̀sẹ̀ ní ọbàdé fìlà ní torí pé ń tọ́sọ́ nígbà fáwọn tó bẹ́ẹ̀ bá sì sin àwọn tó bẹ́ẹ̀ lẹ́ ṣe jọ́rì ọlọ́run ìjẹ́mẹ́sì tẹ̀yà gbági bá lọ́tẹ̀lẹ̀ sí rẹ̀ lẹ́kù àbáfẹ́ lọ́tọ̀ kò ti gbági lọ́tẹ̀lẹ̀ في تتهدأ ابن أبي منجوز rẹ̀ kọ́rẹ̀ ọ̀tọ́ àwọn ọba tó ti jẹ ó ló sì burú ó sì mẹ́ ó sí àgbà fàn sábàdé ọjọ́ púpọ̀ ẹgbẹ̀ pé ẹgbẹ̀ rọ́dà ìnìtẹ̀lẹ̀ ọba ń sọ bẹ́ẹ̀ lọ ẹnẹ́kọ̀ ọ̀dá aṣàbá fà sọ̀rọ̀ lọ àrùnfúnisì nígbọ̀pọ̀ ìkan bá ń bọ̀ náà ó gbé ẹran lọ́tí ń ó sì máa tí ìsọ́kọ̀ bá sì ń gbọ́ mo lọmọ ìwé òkú ní ọ̀rọ̀lẹ́ yóò ní ẹgbẹ́ ayébíyàn kí ni tàà fà ń rò ah! tó ń tí mo gbẹ́lẹ̀gbẹ̀rú ni ó mo sì ń pé ọ̀nà wo ni wọ́n gbàbọ̀ sálìkì àmà ọba wọn a sọ ìmọ̀ ọ̀rọ̀ tó jẹ́ wípé sí ọ̀rọ̀ yẹn ọ̀yẹ́ onígóòdì kéré sí àrí ojú ní àfà ọkàn ni pé ìyà tí ó gbé lọ ọ̀run ní ọjọ́ lọ́wọ́ ọ̀run ó ní mo pàtàkì bẹ́ẹ̀ ṣùgbọ́n ní síbẹ̀ torí dìre afẹ́gbẹ̀rẹ̀ ọdún tó ń tọ́ ń bá ẹ lọ rẹ̀ jẹ́ ẹni tọ́rọ tó sílẹ̀ fáwọn èèyàn rẹ̀ ó láwọn èèyàn ma wá rí sí àwọn yóò mú wá pé à ah, ẹni ìkánká jùgbà lọ mẹ́rin sí máa ó rí bí àṣì ṣe rí fíun ṣùgbọ́n tí bá lè pín tó mọ́sùmọ́tọ̀ kó fẹ́ kí wọ́n dáa ni olóǹkálùkù ọwà dáa nídà mọ̀nàfíkì ó ní ọwọ́ afọ́rọ̀ tó wá tó bí i ewu ní tẹ̀tàlẹ̀ ẹ̀kọ́ tó rí àtọ́ sí ẹgbẹ̀mọ́ ẹ̀pàdé ọlọ́run àníbàdà sọ́rọ̀wà tọ́rọ̀bí wasalamu alaikum ara wọn ọ̀yá ẹni tí ó pò ní yọ́ mọ̀ wá wọ́bí ìgbà ìsàlẹ̀ méjì ẹnìkò rẹ̀ rí yọ́ wà ìsàlẹ̀ àpáta bí ẹsẹ̀ ń kírò mú wọ́n wá rí ìdùnnú yìí ó sọ láti tó ń gba ọgbọ̀n ilé ìkọ́kọ́ ẹ̀kọ́ àkọ́kọ́ sallallahu alaihi wasallam irú ẹ̀kọ́ ìtẹ́ẹ̀lẹ́ ìgbàkan ó tàbí tó wọ̀n ní ṣùdẹ́ sí

ṣùgbọ́n ayé ti dáadáa ṣùgbọ́n mẹ́ta ṣéǹjì fọba dẹ́dà nínú tàà tẹ́tẹ́ Salawatu Rabbi wa salamu alayhi. Sọ́wọ́ sí ìgbà tí a kọ̀ tán in kẹ́kẹ́lẹ̀. Wọ́n sọ́rọ̀ Muhammad bin Abdul Radiyallahu ta'ala anhu. Abu Hurairah ní ó ní wàjẹ́wọ̀n náà yà mọ̀lú fi bí nẹ́mìsì rọ̀sọ̀rọ̀sọ́lá nígbàtàwọn ìbẹ̀rẹ̀ sí ṣe pàtàkì nǹkan mọ́sánsá ànàbí lọ fàájú rọ̀sọ̀rọ̀sọ́lá rọ̀sọ̀rọ̀sọ́lá Bíríkì kan sí kòrò ẹ̀ta àti kó ikú fàbọ̀náǹtù ha ṣàkọtì àlè mọ́ wá rí ànábí náà fẹ́ jókòó ní kí torí pé ọmọ 53 Medina ọkọ̀ àbí ní

láàrin 30 minutes wọ́n ti kọtán bó ṣe yàtọ̀ inú tó mọ́ bí àwọn èèyàn tẹ́lẹ̀ kọwàá nípa pàṣẹ ó ti fún sálẹ̀ ẹjẹ́ ẹgbẹ́ àwọn alákòóso ọgbọ̀n ilé ẹ̀dógún náà lílá ńláńlá tó gbà àwọn ẹbí rẹ̀ sàájọ́ mọ́rin káwọn sí sí ẹn tó ti fọkàn tẹ́ jíàrù ìyàgẹ́kú ẹ̀wọ̀n jíàrù òrùlé kásì pẹ̀ gbogbo ẹni wọ́n sápapọ̀ gbogbo obi tí ó nílé ní ìsì wọ́n sá wọ́n máa ní àpínà ní ẹjẹ́rùwà sí ẹ̀mọ̀ pé kàrípẹ́ kòmí o àrípẹ́ kòmí sí káwà gbẹ̀rẹ̀ Gbẹ̀gbẹ̀tẹ̀ wọ́n wá gbẹ̀rẹ̀ Buhari láka ẹsẹ̀ rẹ̀. Òhun ilé o, ọ̀tẹ́ ìwọ̀n sọ̀kan. Bàbá ní àwọn ìwọ̀n tí wá padà tù pé aṣọ kàkà fún ìbí ọmọ ni. Ṣèbá yí ọ̀dọ̀ Ìgbẹ́ ẹ̀jẹ̀ lò ní ìlú tí ó bá ń pariwo tẹ́ o ìtẹ́ wọ́n máa ṣe ní náà ó jí ẹ̀ òórùn ní ọpa wọn ṣe mi ti ẹ̀mà ìrànmà mọ́ jí lọ nígbò èpé lẹ́sọ mẹ́kẹ́ lọ́sàn gbogbo ẹ̀ ti gbogbo kejì. Ànábì wa sallallahu alaihi wa sallama, abúrò ọ̀rọ̀ ń pàdé rẹ̀. Nígbò làbúrò ọ̀rọ̀ sallọ́wọ́ àdìsẹ̀bùnlẹ̀. gẹ́ni ẹ̀ ni ó ti wá pàdé tó fi gbà sílámù bẹ́ẹ̀ ni mọ́sálásí máa torí eléyìn kámọ́ bá fún wọn kọ́ mọ́sálásí lọ wọ́n bá ní ẹ̀kẹ́ inú àwọn àpá kànà náà sọ wà ayẹ́ kàrà sọ́sọ̀ àsálám yàmìlú labinatan labinatan wà kànà yàmìlú labinatan labinatan tàwà lọ́ntọ̀n bí kì tó tóbi káwùrí ọ̀rọ̀ yẹn gbẹ́ ibn Yasir ń gbé bíkí méjì méjì sọ báwọn tó bá lọ bá wípé kí o tó fi ń ṣe báwọn ó ní orí ìdúlà ajọrọ̀ lábìnrin Mo wá ń fọ́ ìrẹ̀kẹ́ fún ànẹ́bì torí pé kò sí mo ṣe fẹ́ ní rúládà rẹ̀ ṣùgbọ́n tí ń bá ṣe nǹkan tí mo wá fà ní ẹ̀rẹ̀ bẹ́fọ̀ náà wọ́n tó kò fún ìjọsùn àwọn ọ̀sẹ̀ ìwọ̀nsẹ̀nù àtẹ́ntí ronú náà àti ó sì nǹkan tó dáwà láàlẹ́ ìlàyé lẹ́nìí alìmọ́ràn lórí àìsọ̀tọ̀lọ́ kágbà pẹ̀ta sílẹ̀ ni àwọn èèyàn mọ́ ẹnìká johnson jù lónìí sáà ẹwọ́ nǹkan ti darú ọwájú èdè kan ọjọ́ dára mọ́ sọ bẹ́ ó ní wọ́n mú ọtí ọtí ìwọ̀n pẹ̀yìn ó ní kan wá dánù pé ọ̀nà rẹ̀ ẹjọ́ ẹjẹ́ ti because pé òun ṣe tí ó ṣe bí ní ìsìn náà nígbà tí èèyàn tán rẹ̀ náà ní ìta sí rẹ̀ láti ṣẹ́yìn ilé ah ọlọ́rọ̀ wa mú lẹ́nì pé ẹ ti mọ́ kí gbogbo nǹkan èèyàn ó di ẹ ti gbà pé ẹ ti dàrú ṣe rí kò sọ̀rọ̀ kẹ̀kẹ̀ bọ́rọ̀ pàtàkì náà èyí tí àbá gbé pò mílíà ní olóòsí bílà lólòsí ọ̀hún olóòrùn mú ní kí ó dẹ̀gbà rẹ̀ ṣe ma bí wọ́n lára púpọ̀ máa oníbò ní sí máa mọ̀ tí wọ́n bá wọ́n tó complete máa wà lọ́rọ̀ wọn àwọn ṣe ń kọ́ pàdé ọba dẹ́dà àti ẹ̀kọ́ àtórí ẹ̀ àwọn ìwọ́n ní àpẹẹrẹ ah, àbọ́ ó ti ṣe wà láti àbí ní kò lè kí. Yábùlẹ̀ Sùmọ́ ọmọ Sùmọ́yà sí ni, eré Ammar Sùmọ́yà. Lìmẹ́sì ajírùn wọ́n lákà àjírán, káwọn ìrìnlọ́dẹ̀ ayọ́kẹ́ dọ́kùn tí wọ́n máa jẹ́lọ́dọ̀ Ọlọ́run. Wà áàkìrù ẹgbẹ́ rẹ̀ lọ́mọ̀ bọ̀ símọ́ wo wà tẹ̀kùtùlùká àríkàgbàgbìyà ní pẹ́jẹ̀ ìjọ ọ̀rọ̀ méjì òdodo náà ìrẹ́jà sí ṣùgbọ́n kọjọ hàn sáà méjèèjì bẹ́ẹ̀ tó sí àjáre jù inú wọn lọ torí wípé tẹ̀dìrúhùn ìlàlìjánàtí wọ̀nyẹ̀dìwúnẹ́ká ìlànà ẹjọ́ sórí rẹ̀ ìlọ́nà ọlọ́run sọ wípé wà lẹ́tì ìdá àwà máa bọ́ la sọ ìbùkún ìyọ́jẹ̀ ọ̀sọ̀ náà ṣùgbọ́n ilẹ̀ ọlọ́nkà gbalẹ̀ tó kàrí bá lọ́wọ́ ó ti gbá ààyẹ mú àwọn ẹni sọlọ́pù kan wípé ọkùnrin yàkùnrin yàkùnrin nà láhàk tí ó bá ti sọ nǹkan kò ní jáde lẹ́nu àfikún sẹ́nì kan wà gbogbo ti ànàbí eléyìn yà àráyé wá kò lè ráyé wà ọ̀pọ̀ tàbí wọ́n rẹ̀ bí fún tọ́bí ẹ̀tọ́ sórí bẹ́ẹ̀ àwátà wà ní ọ̀nà gbóhùn láti Speed Abu Dhabi. You tí àbúrò ń sọ fún àríkò àfíkò sọ̀sọ́rọ̀ wí àáyì ìgbẹ̀lẹ́bí wọ́n nabi nabi, kánú méjèèjì mọ̀ fọ́mọ́lẹ̀ ìdẹ̀yìn pàdó àbúrò ọ̀rọ̀ kí tí ń bá fọ́kẹ̀ ọ̀tọ́ àtùmọ̀ ààrẹ àwọn àfáà ní ìké ògì ọwọ́ òun gẹ́sẹ̀ ẹ̀rùn kóhùn tó sì fi yàn bẹ́ gẹ́gọ́ kò bẹ́ fi tínà fòun mẹ́rin pẹ̀lú ìntọ́lọ̀fẹ́ láwọn àsìkò sí àsìkò kejì alóbì ìsì mà ń bẹ́nu wọn tó jẹ́ pé wàhálà lọ́mọ́ jẹ fún pọ́pọ̀pọ̀ nkẹyìn wọ́n sí ọ̀pọ̀lọpọ̀ fọ́nà kò sí gbọ́dọ̀ èyí tí a bá ní ọ̀sọ̀ lọ́sọ̀ èyí tí a bá ní kọ́mọ̀ sọkùnrin sọ àwọn àbá ni ẹjọ́gbó àwọn ànẹ́bí o

òdìjímà ẹ̀lérí pọ̀ náà bọ́ẹ̀ ẹ̀lé sọ́nà ìsinmi àà oríbítà kí náà sọ ó bá bídá kó fún lésì bẹ́ẹ̀ sì náà ni òfò àfikúntọ̀ ọ̀rọ̀ túbá èmi ní ń bá wí wàlẹ́ èmi ní ń bá wí tí wọ́n bá wí ayé àyọ̀wọ̀ ní ẹwà àwọn àti ẹjogún ẹ̀ lónìí kéyàn wọ́n pẹ̀lú kéyàn wọ́n pọ̀fọ̀ kí ọwọ́ rí bẹ́ẹ̀ lè kí ọmọ pèpè sáwọ́ kí ọmọ pèsù lọ́lọ́n sí àmà wípé ọ̀rọ̀ jẹ ohun mìí ma Ànábì sọ́lọ̀lọ́ sí ẹ̀sí ẹlẹ́gẹ́ ni o tó àrábọ̀ yóò ní àárín òní gbogbo bá ọmọ ìyá mi piloto ruso anunciou isso. Ele phone tàbí 58 size. Ẹni tó sì wà ọ̀fẹ́ wà ọ̀fẹ́ ọ̀fẹ́ àmọ́rù kì í sẹ́pàá àgbà ọ̀dọ́ ni àwọn èèyàn pàtẹ́ lọ mẹ́rin bá gbẹ eruku yìí ànábì wá fàmọ́ra yán fúdù tùrọ́bà wọ́n àpàlẹ́ ìní ànábì wá fi ṣe bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ lórí tí mẹ́ẹ̀dẹ́rú ẹ̀wọ̀ ọ́fíìsì pẹ́sìdò province wà yọ ọwà àwọ̀ àti kéètọ̀ dáadẹ́ president gẹ́gẹ́ wà gbọ́n àmì ọ̀písà tọ́bẹ̀ kàpẹ́ rẹ̀ lò sí bẹ́ẹ̀ gẹ́ tí ẹ̀gẹ́ ta àpẹẹrẹ a sì sọ àwọn olórin ìtajọ di ẹ̀rọ àwọn ìpínlẹ̀ ìpínlẹ̀ ìbálò ìbámá òní ẹ̀rẹ̀ wà Tí ó ti fún ẹ̀sìn lọ, ló tún wọ́n fi ṣe àà. ẹ̀kọ́ tí ń bẹ́m̀bẹ̀ Wọ́n ti rí ọmọ rí ìyàn látó ọjọ́bọ̀ jù. gbogbo rẹ̀ kìkì èéfín bó ṣe gbé ọmọ kọ́dọ̀ Fáyẹ̀ dànù ẹni ọlọ́nu. Ọmọ ìrìnlẹ̀ sí nítorí pé ibi tọ́lọ́un sáàlẹ́rì lórí rẹ̀ kàrùn rọ́dà tọ̀rọ̀lọ́ o ń sí ọlọ́ni ẹ̀sì máa wù wọ́n pẹ̀lú fúfàmì Ọjọ́ ọmọ mẹ́rà lọ́rùn yóò orúwọ́ lọ́dà lè bí i bá lò ń bí i, wọ́n máa gbá bíríjì tí èyàn bá lò tó bá ọjà ń bẹ ọbọ́sọ̀ group àníbì wá ń sọ fún àwí pé òun bá bọ́ọ̀dẹ̀ lẹ́nu láwẹ̀ làwọn kan bá tó gbọ́yé pé ìtumẹ̀ ni pé kaláwì ọmọ normally bọ́lọ̀ sí dáwọ̀ ṣùgbọ́n gbọ́lòrún ti wá láti inú mẹ́rídà tó bá ti di wípé ààwẹ̀ tí ń lo oko bí 12 lọ́dún ẹlòmíì tààrẹ̀ bá rán oúnjẹ gidi ẹlòmíì máa ń tó 230 káyò tó máa gbò ṣùgbọ́n gbogbo wa ráìmù ní passport ẹlòmíràn ló ń rẹ̀ wá lásìkò oúnjẹ òkun bẹ́mà oúnjẹ ti wá àlàfo ti wà ibi àlàfo yẹ ibẹ̀ ni afẹ́fẹ́ ọmọ gbà wá wá sókè ikùn yóò mọ̀ wá gbẹ̀gbẹ̀ afẹ́fẹ́ tí wá láti ní ìsàlẹ̀ agbẹ̀gbẹ̀ yẹn kọlu sóòrùn ẹ̀ kí ló sì fà torí ẹ̀ tó sọ agbẹ̀dú ẹdí tó fi sófìfo ó ní ìtẹ̀lé tọ́lọ́ Ìbáyìí náà mọ̀ lẹ́yìn ọ̀pọ̀ kan tí wọ́n gbà yìí sọ iyì ńlá pé ṣé bẹ́ẹ̀ ní wọ́n dára wọ ilé ni ẹbẹ́ ní ìyàkúyàwó ọ̀yà ni ẹbẹ́ ní ọmọ àtàjẹ́ lẹ́ ni ẹbẹ́ ní ṣọ́yàwó ẹ̀mẹ́ ọ̀wọ̀dọ̀ fàwọn kẹrẹ ìkẹ́ máa ń wu ọlọ́run tọ́ta kókó yìí níbi tí ẹ̀sẹ̀. Bákan náà ẹ̀rùkú tó gbọ́n dárò yìí níbi tí ẹ̀ ti sẹ̀. Bọ́lọ̀ ń ṣe gbé nǹkan tí ó sì fọ́ra lọ. Bẹ́ẹ̀ làrùn bí sì fi bá ní túmọ̀. Kí wọ́n fọwọ́ rẹ̀ gbọ́n nítorí pé ìpẹ̀ níbi títọ lọ́un ilé ṣe kí ni o ilé ti jẹ́ ìgbà sọ́wọ́ tó rọ́bí wá sàmàrí jẹ́ ọ̀fẹ́ ní ìmanimomita títí tọ́lọ́wọ̀ bá ti máa rí yẹn léra ọ̀pẹ́sẹ̀ sa se lele kala ko bi yo musulaki tó tin kí àwọn ilé imayan mo mi to di principal as don àwọn sọ̀rọ̀ kan ẹnìkan tí ó wà ìṣẹ́rọ̀dọ̀ àánú àánú fún mi lè gba ilé à because ẹ̀mà kápẹ́ èèyàn ti èèyàn mọ̀ pé ní ah, èrí wọn gan sí gangan àwọn abóde mẹ́ ọ̀rẹ́ rẹ̀ ní tí wọ́n pé ó ní ìsàṣẹ́ ẹgbẹ̀mí ẹ̀tì wallahi agboolé ẹlẹ́ àní ń pè bẹ̀. Àdúgbò wọ́n rẹ̀ fẹ́rẹ̀ ìlọ, àwọn wà ní ìlú. láìlẹ̀ ọ̀la tó ṣe fámásì jáde nǹkan ọ̀nà ẹgbẹ́ pé o ní kọ́wàá máa supervise carrying out. Inshallah, with that, over the job. ká tó wọ mọ́sálásí méjì náà láàpẹ̀sì ibi tí ẹ̀rù ti ń bà wà àti ibi ọlọ́njọ́ gbogbo tọ́kàn wà ti balẹ̀ méjì àpáyà mẹ́lọ gbogbo bí ẹ̀rù ti ń bà wà méjì àtó padà àyà mẹ́ wọ́ládà ní kẹsì rẹ̀ fi alọ́kàn

المرسلين والمرسلين على المبعوث رحمة للعالمين نبي رحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه ثم الإسلام أوصيكم ونفسي بإتقاء الله هذه وصية نبينا للأولين وهي وصية الأمين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمتنا قال رسول الله صلى الله عليه وسلم المدينة وأمر بها أصبعين أشرى في بناء مسجده الشريف بدأوا البناء بعد الشرس صلى الله عليه وسلم لهذه القطعة من الأرض من بني نجار من غلامين يتيمين سهل وسهيل وكان تحت حجر أسعد سرارة رضي الله تعالى عنه وأرضاه فلما بدأ صلى الله عليه وسلم في البناء كان يسبق أصحابه في العمل وكانوا مجابين برسول الله صلى الله عليه وسلم حتى لسان أحد النبي يعمل ذاك إذا للعمل المضلل يعيشون بهذا الأبيات الشعر التزيد من نشاطهم وتخاف من مشقة العمل وتجلس مع أصحابه كذلك كلهم يفرحون على دينهم وكانوا يصلون سابقا متفرقين ولما ولدوا مكانا يجمعون بذكر الله وللصلاة فارغوا شديدا رضي الله تعالى عنهم أجمعين وقد جاء في المسلم رحمه الحديث أبي هريرة رضي الله تعالى عنه أنه استقبل صلاة على رسول الله في ذات الله وأن أبتغي بذلك وجه الله ولا لا ليه أبتغي عفوا ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيهما من الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان الحمد لله وكفى صلاة الله وسلامه على الذين اصطفى يا الله اوصيكم ونفسي يا هكذا بدأ الرسول صلى الله عليه وسلم يقول إن سمية لابنتين فنادوا رسول الله صلى الله عليه وسلم فقال يا عمار يا ابنة سمية للناس أجر ولك أجر من لبن وتذكرك الفئة الباغية تدعو من الجنة ويدعونك إلى النار فقال عمار بن ياسر رضي الله عنه أعوذ بالله من الفتنة الله فهو أحب شيء إلى رسول الله صلى الله عليه وسلم وكيف لا وقد صح رسول الله صلى الله عليه وسلم من الحديث الذي أخذ البخاري ومسلم من حديث أبي هريرة رضي الله عنه وارضاه أن رسول الله صلى الله عليه وسلم قال قوله تعالى ولا خلوه فم السائل أطيب عند الله من ريح المسك كذلك ما جاء في مسلم الحمد بن حديث ابن عباس رضي الله تعالى عنه وارضاهما أن رسول الله صلى الله عليه وسلم قال يبقى إمام ملائكته يرى الموقف يوم عرفة فيقول انظر إلى عباد هؤلاء جاءوني شيوثا غبرا وإني أشهدكم بأني قد غفرت لهم نسأل الله سبحانه وتعالى علينا وعلينا يريدنا على من دوننا وهو عليك قدير ولا تدير اللهم ربنا دمر عبادك اللهم ربنا انتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنين وانصر المجاهدين في سبيلك في سائر الاوطان اللهم ربنا آمنا بما انت آمن فانت اهل التقوى واهل المغفره ولا تعاملنا بما نفعل فاغفر والمعاصي اللهم ربنا في لنا اللهم في لنا اللهم في لنا الله ربكم سبحانه وتعالى بأمره يأتي بنفسه وثبت الملكات وثبت بكم سبحانه وتعالى إن الله لا يصلي مع النبي الذين يعني آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصالح المسلمين من نسي صلاة الله ربه